إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله Naam, alùkọ́ fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala. So lórí ìdẹ̀ra tuntun péjọpọ̀ lónìí láti wá ìmọ̀ nípa ayé annabi sallallahu alaihi wasallam ẹni tí a ń tẹ̀lé. So, ibi tá dé nínú tírà mukhtasaru sírati nabi wa sírati ashabihi al'ashara. So, ibara dimbe. Rada'uhu. So, rada'uhu. so a ti wá sàlàyé àwọn tí wọ́n fún ànábì sallallahu alaihi wasallam lọ́yàn so nínú àwọn tá sàlàyé òun náà ni Halima bint bint Abi Dhu'ayb so Sa'diyya láti Banu Sa'd so ibẹ̀ láti wá gbé lónìí nípa ìṣẹ̀lẹ̀ kan àti sàlàyé ṣubọ́hà táwọn Sufi ma ń rọ̀ má ní pé eh, nípa ànábì sallallahu alaihi wasallam Abu Lahabi ó dúnú ló jẹ́ kan bí ànábì gan kílé táwọn náà wà ní dúnú káwọn fi lé rakókè so káwọn fọ́nà lókà so a ti sàlàyé ànà tó wà mẹ́lẹ̀ àti pé kò sẹ́rì mẹ́ nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ so in tó wọ́kù báyìí òun ni ìṣẹ̀lẹ̀ tó sallallahu alaihi wasallam àbí àwọn àpẹẹrẹ tí àwọn aráalé Halima Sa'diyya yìí tí wọ́n rí ní ara nabi sallallahu alaihi wasallam nígbà tó wà kékeré nígbà tí wọ́n gbà so àwọn olùmọ̀ ma ń dákọ̀ rẹ̀ nínú tírà sí ọ̀rọ̀ dada so ibn ishaq ló gbà wá so wa in kana fi isnadihi maqal bó tẹ̀ sí pé maqal wà nínú isnadi rẹ̀ alákọ̀ inqita' ó wà nínú isnadi rẹ̀ so but eh, gẹ́bà sí sọ àwọn nǹkan tó jọmọ́ sí ọ̀rọ̀ báyìí so àwọn afẹ́ ilé ma bí àwọn nǹkan yòókù so ìtẹ́fìmọ̀ yíó ma ó pọ̀ gan nínú àwọn nǹkan ma ń gbà wá so ibn ishaq gbà wá pé kanat halima tutu hadith ní pé halima ó ma ń sọ pé àbó sọ pé annaha kharajat min baladiha nípò jáde nílò rẹ̀ ma'a zawjiha pẹ̀lú ọkọ rẹ̀ wabnin laha saghir àti ọmọ rẹ̀ tó jẹ́ ọmọ kékeré tẹ̀rọ̀dọ́hù so o ń fún ọmọ yìí lọ́yàn so o ń fún ọmọ yìí ní ọyàn fi niswatin min bani sa'ad ibn bakr so nínú papọ̀ mọ́ àwọn obìnrin kí ló kọ ọmọ tí halima fún lọ́yàn abdullah gini ah, abdullah ibn al-harith ibn abdul ibn abdul izza so sọ pé òun ni anabi ní pé òun ni anabi sallallahu alaihi wasallam ni wọ́n fún ní ọyàn rẹ̀ so wọ́n ni fi niswatin min bani sa'ad ibn bakr wọ́n ni wọ́n jọ lọ ní papọ̀ mọ́ àwọn kan nínú àwọn obìnrin yẹn náà jẹ́ obìnrin banu sa'ad wọ́n ni tẹ̀ltẹ́misu rọ̀dàá so tẹ̀ltẹ́misu so arúdọ̀á wọ́n wá àwọn tí wọ́n ṣe kíni wọ́n wá àwọn tí wọ́n fún tí wọ́n gbọmọ wọn kalẹ̀ tí wọ́n wá ẹni tí wọ́n fún lọ́yàn so wọ́n wá àwọn tí wọ́n gbé ọmọ wọn kalẹ̀ so jama'u radi'in so jama'u radi'in so rudu'a bi waznu fu'ala so ulama so wọ́n ní tẹ̀lẹ̀tẹ̀mí so rudu'a wọ́n wá àwọn tí wọ́n ṣe kíni wọ́n wá àwọn tí wọ́n fún wọn ní tí wọ́n gbọ́ wọn kalẹ̀ so that àwọn tí wọ́n wá látoko wọn ó lè fún wọn lọ́yàn wọ́n ní qalat wọ́n ní Halima sọ pé wa dhalika fi sanatin sha'ba wọ́n ní ọdún yìí ó jẹ́ ọdún tí ó sì kíni tí gbogbo ẹ̀ gbẹ́ so ọdún tí sanatin sha'ba so bil alif so wọ́n sana sha'ba ní pé olú tí ó gbogbo ẹgbẹ́ so tí ó sí kankan so kò sí koríko koríko yọ òjò òjò rọ̀ so wọ́n ní lam tabqa lana shay'an kò sí kankan tó ṣẹ́kù fún wa qalat fa kharajtu ó ní àwọn olóhun jáde ala atan lórí kíni lórí kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n pè ní atan ó ní fa kharajtu ala atanin li Ọlọ́run jáde lórí kẹ́tẹ́kẹ́tẹ́ tó jẹ́ tóun kọmọ́rọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ tó ṣe kíni tó funfun so kọmọ́rọ́ so mu'annas akmar ó ní wa ma'ana sharifun lana ó ní a tún ní sharif ó ní a ní rankumi kan so rankumi tó ti gbó so a ní pẹ̀lú wa ó ní wallahi ó ní ma tabiddu bi qatrah ó ní ràkúnmí yìí ó ní kò kankankan túnmà ní pé kò sí kíni kò ok àbí wallahi ma tabiddu bi qatrah àbí bi qatrah bóyá tó gbà lérò ní pé bóyá òjò so òjò rọ̀ rárá ti ara wa ma nanamu laylana ajma'u min sabiyyina alladhi ma'ana ó ní àsìtún rọrùn sùn lóru wa ààrínú sùn ju ọmọ kékeré tó wà pẹ̀lú wa náà lọ so túnmọ̀ pé lẹ́vù oorun tọ́mọ kékeré yẹn sùn náà làwọn náà síkíní làwọn náà rí sùn wọ́n ní min buka'ihi minal ju' látara ẹkún rẹ̀ látara ibi ó ní ma fi thadiyi ma yughni ó ní kò sí lára ohun ìtọ́mọ̀ yẹn mú tí ó síkíní tí ó yọ wà máa fi sharifina ma yughdi kò tún sí lára ara nkúmí nǹkan tí ó ṣe kíni nǹkan tí ó fún nutrient walakin kunna narju al-ghaytha wal-faraj ṣùgbọ́n àárín kan òjò àti pé gbogbo ẹ̀ padà dẹ̀ wọ́n ni fa kẹ́tẹ́kẹ́tẹ́ mi yẹn ó ní falakọ̀lẹ̀ azammet a birokbi ó ní kẹ́tẹ́kẹ́tẹ́ yìí ó ti slogan ó ní azammet birokbi ó ní ó ti ó slogan pẹ̀lú àwọn tí wọ́n eh, pẹ̀lú àwọn tí wọ́n jọ ń rìn àbí níbi rí ní ti rìn hatta shaqqa dhalika alayhim tí tó fi ṣe pé ó ṣe gíní ó le fún àwọn èèyàn so dọ́afán wà ájìfà so látara pó lẹ so ó ti ṣe kíni ó sì gbẹ̀ wọ́n ni hatta qadimna Makkah títà fi ṣe kíni títà fi dé Makkah naltamisu ardu'a táwọn àwọn illa wa qad urida alayha rasulullahi sallallahu alaihi wasallam fata'aba ó ní kò sóbìnrin kankan nínú wa so ẹ̀yin náà ẹ̀wọ̀ ẹ̀wọ̀ bí àwọn lárúbáwọ̀ kó sí ń sọ̀rọ̀ táwọn lárúbáwọ̀ kó máa ń sọ̀rọ̀ ẹ kílùkọ rẹ̀ àwọn sájáhùn tí ò ní sí takallú fún bẹ̀ so sájáhùn tí ò ní sí takallú fún bẹ̀ àwọn ọ̀rọ̀ tí tí ó sẹ̀ máa wo mújáhùn fún ó ní kò sóbìnrin kankan nù wa àyàfi wọ́n ti pìrìsẹ́ntì òjíṣẹ́ Ọlọ́run bá sí àmọ́ ó kọ́ idha qila laha ta ma sọ fún pé innahu yatim ní pé ọmọ òrukàn ni ó wa dhalika anna kunna narju al-ma'rufa min abi as-sabiy ó ní àwa àwa máa ràn kan pé bàbá ọmọ yóò sàṣẹ dáadáa sí wọn normally bó sì máa ń ṣẹlẹ̀ náà ni ìgbẹ́ bàbá ọmọ pé wọ́n máa ràn kan pé kọ́lá bí yẹn pé bàbá ọmọ pé yóò mọ̀ fún wọn sẹ́gì díẹ̀ díẹ̀ so wọ́n ní fakunna naqul àwọn sọ pé yatim ikú ọmọ òrukàn ni o wa ma asa an tasna'a ummuhu wa jaddu pé kí ni bàbá rẹ̀ àbí jaddu rẹ̀ so kí ni wọ́n fẹ́ rí ṣe so kí ni wọ́n fẹ́ rí ṣe wọ́n ní fakunna nakrahuhu lidhalik so nítorí ẹlẹ́yà sí kí ni a fẹ́ gbà so a fẹ́ gbà so business láti business point of view wọ́n ògbé à ẹlẹ́yà mú profit wa so wọ́n ni fama baqiya imra'atun qadimat ma'i illa akhadhat radi'an ghayri so wọ́n ni fama baqiyat imra'atun qadimat ma'i ó ní kò sí obìnrin kankan tó dé papọ̀ mọ́ wọn illa akhadhat radi'an ó ti rí ẹni tí ó fún lọ́yàn ghairi yàtọ̀ sóhun falamma ajma'na al-intilaq nígbàtí àwọn ti fẹ́ máa lọ qultu li sahibi òun sọ fún ẹni tó wà pẹ̀lú òun bí ọkọ rẹ̀ ó ní pé wallahi halima sọ pé mo búra pẹ̀lú ọlọ́wọ́ bá ó ní mo kórìíra kí n padà láàrin àwọn akẹgbẹ́ mi in wá rí ọmọ tí ń fún lọ́yàn in rí mú padà wallahi la adhabanna ila dhalika al-yatim ó ní mo búra pẹ̀lú Ọlọ́run bá yín lọ sọ́dọ̀ ọmọ òrukàn yìí wala akhudanna in sì ń gbé ó ní qala an taf'ali so ó ní la alayka ó ní kò sí problem for an taf'ali kò sí asa Allah ó sì ṣe pé Ọlọ́run bá an yaj'ala lana fihi baraka ní pé Ọlọ́run bó fi albarka sí fún wa so qalat wọ́n ni ó sọ pé fadhahabtu ilayhi wa akhadhtuhu so ó ní mo lọ sọ́dọ̀ rẹ̀ mo wá gbé anábi sallallahu alaihi wasallam wa ma hamalani ala akhdhihi illa anni lam ajid kò sí nǹkan tó jẹ́ kí n gbé ju pé yìn rẹ̀ lómi lọ قالت فلما أخذته رجعت به إلى رحمي. ó ní nígbà tí mo gbé mo padà lọ síbi ẹrù mi فلما وضعته في حجري ó ní nígbà tó ń gbé sí àyà أقبل عليه ثدي ó ní kíni ó ní ọ̀yàn bẹ̀rẹ̀ sí wá sọ́dọ̀ rẹ̀ sẹ́wọ̀n pé tẹ́lẹ̀ nípa ọmọ rẹ̀ kí ló sọ nípa rẹ̀ ó ní ما في ثدي ما يغني وما في شارفنا ما يغذي ó ní bóhun ṣe gbé annabi sallallahu alaihi wasallam sáyà lẹ́sẹ̀kẹsẹ̀ ní kíni ni ọ̀yàn wá sí lẹ́nu fàṣàríbá wọ́n ní bí ma sha'a min laban wọ́n ní fàṣàríbá hatta rawi so wọ́n ní ó wá jẹ ó mú ọyàn títí tó fi ṣe kíni títí tó fi yó so ọmọ yà rẹ̀ náà that is akhu rẹ̀ nínú mínà so tó jẹ́ ọmọ tí wọ́n gbé dání ẹ̀ so òun náà ṣe kíni òun náà mú pẹ̀lú rẹ̀ títí tó fi ṣe kíni títí tó fi yó thumma nama àmẹ́jì wá sùn ó ní wa ma kunna nanamu ma'ahu qabla dhalik ó ní àwọn òkí ń sùn pẹ̀lú rẹ̀ síwájú táìmù yẹn ó ní wa qama zawji ila sharifina tilk ó ní ọkọ mi wá lọ sí ibi sharif kí la musinna so wọ́n ní ó ní wá lọ sọ síbi ṣárífù yẹn síbi síbi rankumi yẹn fa idha hiya hafil bó ṣe ṣe kíni bó ṣe kún kẹ́kẹ́ fún wàrà nìyẹn wọ́n ní fa halaba minha ma sharib wọ́n ní ó fún lára rẹ̀ nǹkan tó mú wa sharibtu ma'ahu èmi náà sì mú pẹ̀lú rẹ̀ hatta intahayna rayyan wa shab'an títí tó fi ṣe pé a fi padà wá yóò so ayó ọ̀gbẹ́ wá sí lọ wọ́n ní fabitna bi khayri layla ó ní a sùn pẹ̀lú èrò òru tó dáa so látara pé kàfàrà Ọlọ́run bá subhanahu wa ta'ala fún annabi rẹ̀ sallallahu alaihi wasallam ó ní qalat yaqulu sahibi ina asbahna ó ní a ọkọ̀ ń sọ nígbàtí òun jí pé ta'alami wallahi ya halima ó ní o mọ̀ mo búra ìrẹ pẹ̀lú Ọlọ́run bá ìrẹ Halima laqad akhadhti nasimatan mubaraka àbí laqad akhadhti nisamatan mubaraka ṣe ní pé o ti mú a nǹkan kan tó lálùbáríkà qalat faqultu wallahi inni la arju dhalik ó ní pẹ̀lú Ọlọ́run bá ìmìnà wa rakibtu ana atani èmi wá gùn kẹ́tẹ́kẹ́tẹ́ mi yẹn wa hamaltuhu alayha ma'i mo wá gbé annabi sallallahu alaihi wasallam sí papọ̀ mami ó ní fa wallahi ó ní mo shay'un min humrihim ó ní ó ń sá eré tó ṣe pé ìkẹkànnà àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ wọn ò lè sá kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n ní ń kó nira báwọn èèyàn tẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ń sáré nǹkan tó ṣe pé ìkẹkànnà àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ wọn ò lè sá ó ní hatta inna sawahibi la yaqulna li sọ fún pé àbí ìpé arbi'i alayna ah ṣe sùúrù fún wa alaysat hadhihi atanuka allati kunta allati kunti atanuki allati kunti kharajti alayha so oníṣẹ́kẹ̀ ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ tó jáde pẹ̀lú rẹ̀ náà kọ́ni ni faqulu lahunna bala wallah ó ní mo ń sọ fún wọn pé bẹ́ẹ̀ ni mo búra pẹ̀lú Ọlọ́run Ọba innaha lahiya hiya ó ní òun ni ó ní fayaqul ó ní fayakulna wallahi inna laha sha'nan wọ́n ni wọ́n sọ pé ha kìní yìí nkankan wà pẹ̀lú rẹ̀ qalat thumma qadimna manazilana ó ní àwádé àwọn ibùgbé wa min biladi bani sa'd so wa ma a'lamu ardan ó ní wọn ma min ardillah lórí ilẹ̀ ọlọ́wọ́ ba so ajidab minha tí ó ṣe pó ma ń gbẹ tójò òní rọ̀ tó tó bẹ̀ fakanat ghanami taruhu alayya ó ní ghanam òun ó ní àgùntàn òun ó ló ma ń dé sọ́dọ̀ òní rọ̀lẹ́ hina qadimna so nígbàtá wọn dé hina qadimna bihi ma'ana nígbàtá wọn gbé annabi sallallahu alaihi wasallam dé pẹ̀lú wọn ó ní so ó ní yóò ti yó yóò sì tún ṣe kíni yóò tún ní wàrà lára ó ní fanahlibu wa nashrab ó ní a fún wàrà a tún mu wa ma yahlibu insanu qatrata laban ó ní nínú Bani Sa'd kò wá sẹ́nì kankan tí ó rí lára fún lára àgùntà tí ẹ wala yajiduha fi dar'a wọn ò ní rí wàrà kankan ara àgùntà wọn حتى كان الحاضرون من قومنا يقولون لرعيانهم wọ́n débi pé àwọn èèyàn wọn wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ fún àwọn tí wọ́n bá wọn dẹran àbáwọn tán bá wọn mójútó ẹ̀nà ni pé waylakum ni pé israhu haythu yasrahu ra'i binti abi dhu'ayb ni pé ẹ̀yin náà máa lọ síbi tí àwọn dánadána àwọn Halima binti Abi Dhu'ayb ibi tó ma ń lọ ẹ má lọ́bẹ̀ wọ́n ni fataruhu aghnamuhum jiya'an wọ́n ni àwọn àgùntàn wọn wọ́n wà dẹ́rọ̀lẹ́ tí wọ́n tẹ́bí ó mọ̀ pa wọ́n tẹ́bí bá sì ń pàgùntàn wọ́n ni ma tabiddu bi sí kíni shuba'an lubbanan wọ́n ni a ma agunta tun yóò dé ní ìrọ̀lẹ́ tí ó ti yíó tí ó tún ní wára falam nazal na ta'arwafu min allahi ziyadata wal khair hatta madat sanatahu wa fasalathu wọ́n ni àwọn òye àwọn òbò táwọn rí táwọn dáma látọ̀dọ̀ Ọlọ́run Ọba àlékún àti dáadáa títí tí ọdún méjì fi lọ òun wá sí kíni òun wá separate ẹ̀kún bí ọyàn wa kana yashubbu shababan la yashubbuhu al-ghilman ó ní ó ma ń dàgbà ní dídàgbà tó ti pé àwọn ọmọ yòókù kí ń dàgbà bẹ́ẹ̀ lánàbí sallallahu alaihi wasallam falam yablugh sanatayhi hatta kana ghulaman jafran wọ́n ní kò tí pé ọdún méjì tó fi di strong boy qalat faqadimna bihi ala ummi ó ní àwọn wá gbé lọ sọ́dọ̀ ya rẹ̀ wa nahnu ahrasu ala makthihi fina ala mukthihi fina ó ní àwa sì ń wà igá lórí pé kó dó sọ́dọ̀ wa gẹn lima kunna nara min barakati nínú àwọn nítorí nǹkan ta máa rí law tarakti ibni indi hatta yaghlub wọ́n ni wọ́n sọ fún ìyá rẹ̀ wọ́n sọ fún ìyá rẹ̀ ìyá nabi sallallahu alaihi wasallam amina ni pé tó o bá ti ẹ̀ fi ọmọ mi yí kalẹ̀ pẹ̀lú mi hatta yaghlub títí tí ó fi strong dáadáa fa inni akhsha alayhi waba'a Makkah torí pé mo ń bẹ̀rù àwọn àìsàn Makkah fún qalat falam nazal biha wọ́n ni kò wáyé kò gbò táwọn ń sọ pé àkófílẹ̀ hatta raddatuhu ma'ana tí tó fi dá padà pẹ̀lú wa so in tán gbà wá ní nípa baraka tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó ṣe fún annabi sallallahu alaihi wasallam so láti kékeré so nígbà tó wà lọ́dọ̀ Halima bint Abi Dhu'ayb so nípa in tó ní ṣe pẹ̀lú radi'a annabi sallallahu alaihi wasallam ṣe wá rí bí radi'a so wọn náà ni wọ́n ti ma ń dákọ after ìṣẹ̀lẹ̀ yìí náà wọ́n ti ma ń dákọ ìṣẹ̀lẹ̀ míì tí al-Hafiz al-Maqdisi tí wọ́n dákọ nínú tírà yìí òun náà ni shaqqu sadrihi so sallallahu alaihi wasallam bí wọ́n sì la àyà nabi sallallahu alaihi so wọ́n ma ń dákọ rẹ̀ lẹ́yìn bàtán bá ti dákọ ìṣẹ̀lẹ̀ baraka tí Ọlọ́run wa subhanahu wa ta'ala tó sì sallallahu alaihi wasallam so bọ́n ṣe láàyà nabi sallallahu alaihi wasallam àti bó ṣe lọ so kí sọtú ṣakì sọ́dìrìhì so aláwọ̀kọ́ ni pé ẹjẹ́ kí n bí wá ẹ̀mẹ́ ló ní wọ́n láàyà nabi sallallahu alaihi wasallam eh ẹ̀mẹ́jì sáré lómi tó lọ́rọ̀ mi so èyí tó pọ̀jù nínú ọ̀rọ̀ àwọn àfá so wọ́n ma ń sọ pé ẹ̀mẹ̀ta so wọ́n ma ń sọ pé ẹ̀mẹ̀ta so àwọn àfá mi ma ń sọ pé ẹ̀mẹ̀jì so àwọn àfá mi sì ma ń sọ pé ẹ̀mẹ̀rin kódà àwọn mi sọ pé ẹ̀mẹ̀rún so but àwọn muhaqqiqun nínú àwọn olùmọ̀ so wọ́n sọ pé ẹ̀mẹ̀jì náà ni so kódà bó tẹ́ sẹ́ pé al-Hafidh ibn Hajar so rahimahullahu ta'ala so ní táwọn gbà ní táwọn sọ so náà ni pé ẹ̀mẹ́ta ni so wọ́n sọ pé ẹ̀mẹ́ta ni wọ́n sọ lè nínú Fathul Bari so wọ́n sọ sọ tí àwọn ẹlòmínà nínú àwọn olùmọ̀ but tí táwọn muhaqqiqun ní tó fi yẹn rẹ̀ ni pé tẹ́lẹ̀kẹta yẹn kò lálàáfíà so ní pé tẹ́lẹ̀kẹta ní pé ìtọ́ ma fi ń èyí tó ma fi ń kún tó fà fi ń pé mẹ́ta àárín aláwọ̀kọ́ àtẹ́lẹ̀ kejì ló ma wà so yí so wọ́n ní kò lálàáfíà so ní pé méjì náà ní pé méjì ní wọ́n la àyà nabi sallallahu alaihi wasallam so ẹjẹ́ káwò àwọn tán sọ pé ẹjẹ́ káwò mẹ́rin ní táwọn yẹn ma ń sọ ẹjẹ́ káwò tó wà lọ́dọ̀ Halima so sallallahu alaihi wasallam so hmm. nígbà tó wà ní kékeré so ẹ má jẹ́ ká kúnnù àti máa sọ sallallahu alaihi wasallam kò ní pẹ̀lẹ́ sí ká sọ láwùdì oye ta bá ń sọ jẹ́jẹ́ náà tẹ́lẹ̀ káyì kọ̀ntínú ilé ìtẹ̀tí ìdá so but kí ẹ̀mọ́ sọ pàápàá jùlọ ibi ta ti ń júwe ànábì so ẹlẹ́ẹ̀kejì oní ọjọ́ so wọ́n ah, aláwọ̀kọ́ so inú wọn kò nígbà pé nígbà tó wà ní banu sa'ad so ìgbà yìí ni ó ṣẹlẹ̀ so ìgbà tàláwọ̀kọ́ ṣẹlẹ̀ ní ẹlẹ́ẹ̀kejì nígbà tí ó pé ọmọ ọdún mẹ́wàá wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta so nígbà tí wọ́n fẹ́ gbé dìde kó máa so nígbà tó fẹ́ tán fẹ́ gbé dìde lójíṣẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ìgbà tí wọ́n fẹ́ òru Laylatul Isra wal Mi'raj so mẹ́rẹ̀ ní ni aláwọ̀kọ́ nígbà tó wà ní kékeré tó wà ní Banu Sa'd nígbà tó wà ní kékeré tó wà ní ọ̀làwọn Banu Sa'd ẹlẹ́kejì nígbà tó pọ́n ọdún mẹ́wàá ẹlẹ́kẹta nígbà tó fẹ́ gbé dìde lójíṣẹ́ so ẹlẹ́kẹrin òru Isra wal Mi'raj so àwọn sọ fún wa pé al-Hafiz ibn Hajar rahimahullahu ta'ala ni pé nípa àwọn sọ pé mẹ́ta ni àbí so mẹ́tẹ̀ẹ̀ta táwọn sọ mẹ́tẹ̀ẹ̀ta tí al-Hafiz ibn Hajar sọ táwọn tí wọ́n olùmọ̀tán pọ̀ tán wà lórí ẹ̀ òun ni nígbàtí ànábì wà ní kékeré ní Banu Sa'd nígbàtán fẹ́ gbé ìdìdé lójíṣẹ́ ẹlẹ́kẹta ní nígbàtí wọ́n fẹ́ gbé lọ sí sánmà nígbàtà ní Laylatul Isra wal Mi'raj so mẹ́tẹ̀ta ni ẹlọ́dọ̀ al-Hafidh ibn Hajar al-Hafidh ibn Hajar wọ́n sọ nínú Fathul Bari pé wa ruwiya ash-shaqqu aydan wa huwa ibn Ashar ni pé wọ́n gbà wá pé wọ́n tún la àyà Nabi close sí nkẹ báyìí wọ́n ni wà rúyà marwatan khamisa wọ́n tún gbáwà lẹ́rẹ̀ karùn-ún wọ́dá tethbut amákùnrin rẹ̀ sọ̀rọ̀háfí bin hajjar náà dákọ̀ ti ẹlẹ́kẹ́ nígbà tó pọ́ mọ́dún mẹ́wàá àwọn náà wá sọ pé kíni ní pé kùnrin rẹ̀ bọ̀lọ́dọ̀ tí wọ́n mẹ́ta náà sọ bọ̀tà àwọn muhakkikun méjì wo làwọn fi rinlẹ̀ méjì táwọn fi rinlẹ̀ òun ní kíni nígbà tí annabi sallallahu alaihi wasallam nígbà tó wà ní so tí wọ́n mójútó hadana rẹ̀ so ìmójútó ìtọ́ bí ó ṣe dàgbà so ẹlẹ́ẹ̀kẹrin òun ni Laylatul Isra wal Mi'raj so ẹlẹ́ẹ̀kejì so méjèèjì ní àwọn muhaqqiqun fi rẹ̀ pé méjèèjì ní lórí rẹ̀ so méjèèjì ní àwọn muhaqqiqun fi rẹ̀ pé méjèèjì ní lórí kíni so ní pé méjèèjì lórí rẹ̀ so Sheikh Ali Al-Hudhayfi hafidhahullahu ta'ala so wọ́n sọ ilé pé in táwọn muhaqiqun fi nílẹ̀ ni so mo sì ti gbọ́ nínà tẹ́nìkan fi ti sọ́dọ̀ Sheikh Ubaid so ní pé tẹ́nìkan fi ti sọ́dọ̀ Sheikh Ubaid so wọ́n ni wa huwa saghirun fi Bani Sa'd so ìgbà tó wà ní kékeré nínú Bani Sa'd àti Laylatul Isra wal Mi'raj kílódé tí èyí tí al-Hafiz ibn Hajar tánwà fi nílẹ̀ kílódé tí ìyẹn kílódé yóò fi nílẹ̀ torí pé so àkùjẹ́ bó sì jẹ́ lábàlá yìí so jí káwà wọ alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ nígbàtí Ànábì sallallahu alaihi wasallam wà kékeré àwọn olùmọ̀ sọ pé nígbàtí ó wà lọ́mọdún mẹ́rin ni elé ló ṣẹlẹ̀ nígbàtí ó wà ní ọmọdún mẹ́rin ló ṣẹlẹ̀ lélé ìṣẹlẹ̀ ẹ̀rí pé tàbá trace náà nínú ta kà fún wa tẹ́lẹ̀ ní pé ìgbà tó pọ́mọdún méjì ni Halima fẹ́ dá padà bí ó tún wá ìdó lọ́dọ̀ rẹ̀ so àwọn olùmọ̀ sọ pé nígbàtí ó pọ́mọdún mẹ́rin so àwọn tó gba riwaya ìwà muslimu alimamu muslimu gba wa ahmad ibn hibban alhakim àti ibn asakir so wọ́n gba wa nínú hadithi a anas ibn malik ó ní anas ibn malik sọ pé anna rasulallah sallallahu alaihi wasallam ní pé òjíṣẹ́ ọlọ́wọ́ bá atahu jibril ní pé jibril wá bá wa huwa yal'abu ma'al ma'al ma'al ghilman ó sì ń ṣeré pẹ̀lú àwọn kéékèèké fa akhadahu fa sara'ahu wọ́n ní jìbìrì wá gbá mọ́ wá sí kíni ó wá jù that is ó jù sílẹ̀lẹ̀ fa shaqqa an qalbihi ó wá la ọkàn rẹ̀ that is ó la ya rẹ̀ fastakhraja al-qalb ó wá yọ ọkàn rẹ̀ kó fastakhraja minhu alaqa ó wá yọ alaqa kan kó qala hadha hadhu ash mink ó ní ìpín ṣe ìtọ́nù lọ́dọ̀ rẹ̀ lára rẹ̀ wọ́n ni thumma ghasalahu fi tostin lẹ́yìn náà wá fọ̀ nínú abọ́kẹ́ so abọ́ tó bá fẹ́ so náà ń pè ní tost min zahab so tost tó wọ́n ṣe látara zahab látara gold bima'i zamzam so pẹ̀lú omi zamzam so pẹ̀lú omi zamzam ni ó fi fọ̀ wọ́n ni thumma la'amahu lẹ́yìn náà Jibril wá ṣe kíni ó láàmà rẹ̀ ó join ẹ̀ papọ̀ that is ó kó síbẹ̀ padà wá ṣe kíni ó wá join ẹ̀ rẹ̀ thumma a'adahu fi makani so àbí ó join hati yẹn ó láàmà rẹ̀ kíyàn stitching kan so kíyàn join ka papọ̀ wọ́n ni thumma a'adahu fi makani lẹ́yìn náà wádá padà sáyé rẹ̀ wọ́n ni wàjá al-ghilman wọ́n ni àwọn ọmọdé yẹn ila ummihi wọ́n sáré lọ sọ́dọ̀ ya rẹ̀ ya'ni dhi'rihi so dhi'ru rẹ̀ ya tó fún yà na mọ́ pè ní dhi'ru so wọ́n sáré lọ sọ́dọ̀ uh, dhi'ru rẹ̀ al-murdi'a so na ń pè ní kíni na ń pè ní dhi'ru wọ́n ní faqalu wọ́n ní inna muhammadan qad wọ́n ti pa muhammadu so sallallahu alaihi wasallam amade so uh, àwọn lọ sọ fún halima wọ́n ní fastaqbalu wọ́n ní wà lọ bá wa huwa muntaqi'ul àwọ̀ rẹ̀ sì ti yí padà tàbí ní mọ̀ntẹ́kì ọláun kí n gá sẹ̀rẹ̀ síyàn so kí yàn wá bẹ̀rù so bí èyàn ti funfun wọ́n ni qala Anas wọ́n ni Anas sọ pé wa qad kuntu ara athara dhalika al-makhit wọ́n ni òun máa rí àpẹẹrẹ stitch yẹn òun máa rí àpẹẹrẹ stitch yẹn fi sadrihi láyà nabi sallallahu alaihi wasallam so Anas sọ báyìí so nípa òun ma ń rí àpẹẹrẹ stitch yẹn láti látọ̀dọ̀ lára nevi sallallahu alaihi wasallam so bákan náà so abdullahi ibn abbas náà tún gbà wá so abdullahi ibn abbas òun náà tún gbà ìṣẹ̀lẹ̀ yìí wá ẹlẹ́kejì táwọn olùmọ̀ fi rinlẹ̀ pé á ah, eléyìí rinlẹ̀ eléyìí wá nínú bukhari ó wà nínú muslim so ẹlẹ́kejì ta sọ pé nílẹ̀ òun ní kíni ليله الاسراء والمعراج بارك الله فيكم سو so, هو البخاري هو مسلم هو احمد سو ابن عساكر نغباوا سو so, وني حديث مالك ابن صعصعه وني قال قال النبي صلى الله عليه وسلم وني النبي صلى الله عليه وسلم سوفي بين انا عند البيت وني نيبا تون واني بيت تون واني كعبه بين النائم واليقظان láàrin ẹni tí ń sùn àtẹni tó ṣe kíni àtẹni tó lajú wa dhakara ya'ni rajulan min bayni rajulayn ó ní òun wá rí àwọn alákùnrin mẹ́ta alákùnrin kan òun wà láàrin àwọn méjì ó ní fa'utitu bi tostin min zahab ó ní wọ́n mú abọ́ tó fẹ̀wá nínú gold mal'ani hikma so wa imana wọ́n ní ó kún fún abọ́n yẹ kún fún ọgbọ́n àti kíni àti iman wọ́n ní fashaqqa minan nahri wọ́n ní fashaqqa minan nahri wọ́n ní ó wá là láti annahru láti trótò ila maraq sí abẹ́ ìdodo wọ́n là so wọ́n là láti láti láti nahru báyìí sábẹ̀ ìdodo wọ́n ni ila maraqil batni wọ́n ni faghasala al-qalba bima'i zamzam so wọ́n ni wọ́n wá fọ́kẹ̀ẹ́ pẹ̀lú zamzam thumma muli'a hikmatan wa imanan lẹ́yìn náà hikma àti iman wọ́n fi kún so lẹ́yìn náà lànàbí wá sàlàyé wọ́n ní thumma utitu bi dabbatin duna al-baghli wa fawqa al-himar so anábi sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ sí sàlàyé so isra wal so bá sì lá ọkàn nábi sallallahu alaihi wasallam àti àwọn ìgbà tí wọ́n láàrin bọ̀tá sọ fún wa pé wípé nígbà tán fẹ́ gbé ànábì sallallahu alaihi wasallam dìde lójúṣẹ́ so àwọn hadithi tí wọ́n gbà wá nípa rẹ̀ so wallahu alam so ah, kò jẹ́ bó ṣe jẹ́ nípa ṣakku sọ́dìrí annabi sallallahu alaihi wasallam àwọn ẹ̀kọ́ sì wà ń bẹ̀ fún wa gan so àwọn ẹ̀kọ́ ó wà ń bẹ̀ fún wa gan wọ́n ni subhanahu wa ta'ala so o ma ń tọ́lọ̀wọ́ bá kọ̀dárọ̀ àǹkíyàn tọ́lọ̀wọ́ bá kádàrà àǹkíyàn ọlọ́wọ́ bá tún ma ń fi àwọn asibábù sí so ọlọ́wọ́ bá ma ń fi sábàbù sí nǹkan tọ́lọ̀wọ́ bá kọ̀dárọ̀ tọ́lá bá ti kọ̀dárọ̀ pé annabi sallallahu alaihi wasallam yóò jẹ́ ni tọ́kàn rí ó máa so tí ṣeitọ́nù ní máa rí nkẹ gbé sọ́kàn rẹ̀ so torí pé ṣeitọ́nù mọ̀ sí sáàyù pẹ́tọ̀ bí yíò wó rẹ̀ ní yígẹ́sì so bákanáà nínú àwọn ẹ̀kọ́ tí yíò kọ́ níbẹ̀ òun náà ni intọ́lọ̀wà subhanahu wa ta'ala tó fi dá nábi rẹ̀ sàlẹ́sà so sallallahu alaihi wasallam nínú pé ọlọ́wọ́ bá fọ́ ọkàn rẹ̀ má kò nínú ghil kó nínú ṣírkì kó nínú gbogbo àdínáàsì ọkàn pátápátá gbogbo ìdọ̀tí ọkàn pátápátá so in tó fi ṣe pé ẹni tó bá wà atba'a lin-nabiyyi sallallahu alaihi wasallam kana ashbaha bihi so ẹni tó bá wà tó bá ń tẹ̀lé annabi sallallahu alaihi wasallam òun náà ni yóò jọ annabi sallallahu alaihi wasallam jù ní pípé bò ní ọkàn tí ẹ̀ náà ṣe rí so níbi shirk níbi àwọn àti kọ́ọ̀dì burúkú níbi àwọn àmúrọ́dù kùlóbù al-ghil wal-hiqd wal-hasad àti gbogbo àwọn nǹkan tó jẹ́ àmúrọ́dù ọkàn so bákanáà nínú àwọn ẹ̀kọ́ tó wà nínú orí tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tó ṣe fán nabi sallallahu alaihi wasallam òun náà ni wípé a fi gbọ́ yé pé hadhu shaitan wà lọ́kàn tiwa so ìpín ti shaitan ó wà lọ́kàn tiwa so ìpín ti shaitan ó wà lọ́kàn tiwa so ah, hadhu shaitan so wà lọ́kàn ẹnìkọ̀ọ̀kan wa so bọ̀tọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala ó ṣe istithna òjíṣẹ́ rẹ̀ ó yọ ilé ikú fún so bákan náà nínú àwọn nǹkan tí nínú àwọn ẹ̀kọ́ àti àwọn ọgbọ́n tó wà nínú ṣakù sọ́rí annabi sallallahu alaihi wasallam òun náà ni láti prepare ọkàn rẹ̀ láti fọ ọkàn rẹ̀ ma láti fún gba wáhí tó dípò kìí ṣe gbogbo nǹkan ló débi pé annabi sallallahu alaihi wasallam mú ma ìbàmí ànábì ó dákú so kò rọrùn rárá ti ara ọ̀ so Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fi prepare ọkàn ànábì so gbogbo ẹni tó bá ń sọ pé òjíṣẹ́ lòun gbogbo kìíní yóò ti máa ti tẹ́jẹ́ kó jábọ́ pé ah, ìwọ màláíkà bá bá yọ sí ọgán lásán so ó di ẹ̀pẹ̀ ni so bákan náà nínú àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ òun ni láti fi dán ìmáni àwọn èèyàn wò bóyá wọ́n gbàgbọ́n tó tọ́ nípa Nabi sallallahu alaihi wasallam so nígbà tó sọ kìíní se òdodo ni se ṣe wọ́n gbàgbọ́ nú rẹ̀ pódodo ni tó gbé àwọn èèyàn gbàgbọ́ àwọn mustashirikun ò gbàgbọ́ nú kìíní yóò wọ́n ò gbàgbọ́ so tírà tí mo mọ́ ń sọ fún wa yẹn asíratun nabawiyya àti so wọ́n ṣe rọ́dù fún àwọn mustashirikun tírà ní so wọ́n tún ṣe wọ́n ṣe rọ́dù fún àwọn mustashirikun níbẹ̀ orientalist so àti àwọn àwọn kílùkọ rẹ̀ àwọn mufakirun mufakirul islami so wọ́n ṣe kí ni wọ́n ṣe rọ́dù fún wa so nínú àwọn tó takò so ni Muhammad Hussein Haikal so Muhammad Hussein Haikal so nínú àwọn tó takò nù so ó ní history lásán àlọ́ lásán kan ó ní àlọ́ ni so ní àlọ́ ni àti gbogbo oríṣiríṣi àwọn nǹkan tó ma fi ń takò takò but àwa gbàgbọ́ nù rẹ̀ so àwọn orientalist mọ́ sọ ara so ní pé àlọ́ ni anẹ́bíkà lálà ni so bóyá bí tó ti lálà ní tí wọ́n ń yára rẹ̀ lọ́bẹ̀ so bóyá tí wọ́n sọ nìyẹn wallahu al-musta'an torí pé Anas jẹ́rìí sí pọ́hùn sí kíni òun rí asáàrù kíni makit ara asáàrù ojú bí tí wọ́n rán níbẹ̀ so Ọlọ́run bá máa máa ṣe ní mu'jiza fún Ànábì sallallahu alaihi wasallam so àti àpánlé àti nǹkan tó dásà lẹ́sà fún Ànábì kó bá fi jádánwò fáwọn tí wọ́n nígbàgbọ́ nù rẹ̀ so bákan náà eléyìí tún fi agbára Ọlọ́run bá hàn ní pé gbogbo ń tàn ń ṣe láyé ìsìn kò wọ́rọ̀ jọwá lójú ọ̀ so ká mọ́ gbà tàjẹ pẹ̀lú àsìkò wa àti gbogbo táwọn èèyàn ń sọ lásìkò wa pé ah pé gbogbo àwọn nǹkan tó wà ń táìmù yìí kò sí fáwọn tó lọ síwájú kódà kò sẹ́ni tó rírò ẹ̀rí irọ́ ni ọ̀ eléyìí presentism ni so time tí èyàn wà kí ẹmọ ògùn ló dáa jùlọ you know advanced medicine ó kà gbọ́ sábẹ́ kọmpútà láì kọmpútà ó sì ìrìnà ọkàn rẹ̀ àwọn ẹgbọ́nà wọn wà ní gbogbo dáwọn ṣe ìfáwọn olè ríṣe so in tó yẹ kí ẹ kó ma lé àwọn èèyàn kún ní ìgbàgbọ́ tó yẹ kó ma lé wọn líkún ní ìrántí Ọlọ́run ọba so ibẹ̀ wọ́n tún ma ṣe kúfúrù pẹ̀lú rẹ̀ so in tó sì rìnlẹ̀ ni pé kìí ṣe in tọ́nà ọba fún àwọn èèyàn nínú ayé àti nínú gbogbo àwọn nǹkan tó jọ mọ́ technology gbogbo ẹ̀ gbogbo àwọn nǹkan báyìí so ó pọ̀jù àwọn tó síwájú wa tí wọ́n pọ̀jù wa lọ ó pọ̀jù wa lọ dáadáa wọ́n lágbára jù wa lọ Ọlọ́run bá gánmà ń sọ́nù Kùránì gẹ́ so ní pé wọ́n lọ́lá jù yín lọ so kanu ashadda minkum so batushan so wọ́n lágbára jù yín lọ wọ́n ṣe jù yín lọ so but wọ́n mọ̀ tara wọn pé ah, àwọn tó ti síwájú táwọn stone age pé àwọn ọ̀bọ ni wọ́n so wọ́n ṣe àwọn ṣe kó lára ọ̀bọ ni wal iyadhu billah wa na'udhu billahi minal kufr so bákan náà nínú àwọn tó tó criticize rẹ̀ òun náà ni Abu Zuhra àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn mufakirun tó máa ń kọ́ra ní mufakirun so àwọn ṣe tashkiki sí qissa shaqqu sadr so kò jẹ́ bó sì jẹ́ lábàlá yẹn wallahu alam وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين نعم